إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرقف الله سبحانه وتعالى a sì tọrọ alékún kí a ti gẹ́ ọlọ́wọ́ fún wa nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam àwọn ará rẹ̀ àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé òní fi jẹ́ imá so a dúpẹ́ fún ọlọ́wọ́ pé ó tún ṣe nírọ̀rùn ń sojú kòkòrò láti kọ́ àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa so ilé àpẹẹrẹ oríire ni o so nígbà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ayé ìlàwọn gbárùkùtì àbẹ́lòmí náà tí ó tún lóun wá ẹ̀sìn ṣètọ́nù ti kó ọ̀pọ̀lọpọ̀ sẹ́kẹsẹkẹ sí lọ́nà kò jẹ́ kó dé ríbi dé tọ̀ríkùl haq kó wá ìmá ìpìlẹ̀ ẹ̀sìn so àwọn ọmọ so tó yá apá ìpìlẹ̀ ẹ̀sìn ni ó mọ̀ wákí ìmẹ́bọ́ lẹ́lòmí wákí so ìmọ̀ bí yàn sí ń sógun so ìmọ̀ bí yàn sí ń ṣe kèfèrí sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala lẹ́lùmí wákì ẹlùmí sí rí so kìí sí pé ìmọ̀ tó takò usulu ní wákì àmá ṣeitọ́nù ni darajat ni ṣeitọ́nù tí ó bá ríyàn gbé kò pátápátá yóò jẹ́ kó gbọ́lá fún mafudulu lórí fadil so ẹlùmí ẹ má bá sọ̀rọ̀ àkídà àbí tawhido so ẹ má bá sọ̀rọ̀ manhajo so ẹ má bá sọ̀rọ̀ rẹ̀ so tí o bá ti rí fíkíù eh, fíkíù ni àbí hadith ya hadith ní pé hadith làwọn kan bí báyìí so àbí kí ni so àbáwọn àmì náà àbáwọn àmà mí náà nínú àwọn ọmọ tó takò òṣòlù gẹ́ngbà mi pé mọ́ntìkì ìjòkó mọ́ntìkì àwọn ma ń jòkó jòkó mọ́ntìkì kan ìjòkó bú wọ́n ó ṣe di ẹni tí ò ní láàká ìmọ́ jòkó so bí láàká ó ṣe bọ́ fún wọn so jòkó tán jòkó ní ẹ̀hùn so kí lọ́kọ́ rẹ̀ but orí lánlá ni látọ̀dọ̀ ọlọ́run ọba pé àwa ka àkídà kún so kí ká manhaj kún so àwa nú àwọn tí wọ́n kó papọ̀ láàrin jahlu àtanù ṣe hàn pé jahlu gangan fúnra rẹ̀ ó tó ní tí ṣe ìtọ́nù fi ń síyàn so anù ẹlòmíì ìmọ̀ ń wà àmọ́ anù àti fẹ́ ẹnu ló ṣì òun lọ́nà ọ̀yẹ́ ẹ wá imagine ẹni tó kó jahlu àti anù àti fẹ́ ẹnu ó wá kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ irú àpẹẹrẹ ni irú àwọn tó ń tako manhaj so irú àpẹẹrẹ yẹn ni àwọn tí ọ̀rọ̀ wọn tó yí pé wallahi ọ̀rọ̀ tí ń panilẹ́kún tí ń panilẹ́rìn nípa ìsàlàyé manhaj kò sí àmánà kò sí àmánà ẹ̀sìn lára rú àwọn ìyẹ̀bá yàrá àti ara ní pé ti ń ka ọ̀rọ̀ àwọn olùmọ̀ ní pé ah jí ń ka bó ṣe wà ń bẹ̀ aláwọn olùmọ̀ ní ẹwọ bí tí àmánà dé pẹ̀lú àwọn olùmọ̀ débi pé tẹ́ ń ka ọ̀rọ̀ báyìí ya pani tí wọ́n wà lórí ẹ̀wọ́n kọ́kọ́ ṣàlàyé rẹ̀ náà ó dà ń bẹ nú ẹlòmí ìgẹ kò ní tàtọ́rọ́kọ̀ khalas ọ̀tán ẹwọ bí tí àmánà so ẹ wá worú àwọn èèyàn báyìí irú àwọn èèyàn tó yẹ pé níbi pé èèyàn kan tún nǹkan lásán èèyàn sì kó didi àwọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ já àìmọ̀kẹ́ wọ́n ń kó papọ̀ máa nù so tí ẹ bá ń rí àìmọ̀kẹ́ yóò mọ̀ pààyàn lẹ́ni pé à ìwíkù ilé yìí wì so tí ẹ bá tún wọ́n rí ànù pé yóò sì mọ̀ pààyàn lẹ́kún pé à so fakam min amrin min al-mudhikati walakinnaha dahkun kalbukai so bọ́rọ̀ àwọn tí wọ́n dá ọ̀rọ̀ manhajì sí rí ní irú ni yau so bọ̀ nínú orí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ní pé àwọn àwọ òsè báyìí torí pé àwọn olùmọ̀ òsè báyìí ìwíkúwí ìwíkúwí gbá àwọn ọ̀rọ̀ ẹran ọ̀rọ̀ tí ó bá láàká ìwọ̀n ara àti ara so nítorí pé èyàn kàfẹ́ takó manhajì náà ni ẹ̀mẹ́dí torí pé ṣe hàn pé rùdúdù rùdúdù ma ń jẹ́ kí èyàn bọ́ in tó gbogbo tó wà lẹ́mìyàn gbogbo tó wà lẹ́nu èyí ma jẹ́ kí èyàn bọ́ àwọn afá súnnà ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ̀sìn tó pè ní Ọlọ́run Ọba gbé manhajù rọ́dù kalẹ̀ Ọlọ́run Ọba gbé so gbogbo torí àwọn nǹkan tá nẹ́bí sallallahu alaihi wasallam lórí so in tẹ́fìrí nìyẹn wọ́n ti ń jábọ́ so ẹni yí wọ́n ń wí ìwíkú ilé bí pé kódà àwọn tó ń jọ wà lórí sọ́fà kankan náà wọ́n gbá ah, ọba máa wù tó báyìí tààtì ẹ̀lẹ́ bọ́ rí bíbọ́ ọwọ́ sí ṣe àyí tó máa ń wá in táwọn ẹni ẹnu máa ń wá fún àwọn nìyẹn àmọ́ yóò bá defend rẹ̀ ó sì ó ti dá iṣẹ́lẹ̀ tó lágbára gan so fẹ́yìn tí bá dìfẹ́ndì rẹ̀ so níbi tí a nù níbi tí a nù ẹ bó ti yá mọ́ sí ti pẹ́ náà nìyẹn ẹ má lọ gba fatuwanta kẹ fi sọ̀rọ̀ sí náà ẹ wo bí tí ìjọra ẹni lójúdé èyí tó lè tú ọ̀rọ̀ àwọn afáfá èyàn sì dá gbogbo ẹ̀rù ó sì gé e lọ́bẹ̀ sẹ́mọ̀ táwọn àwọn ìbọn máa ń lọ́gbọ́ lóhun kan tán bá ní butchered up táwọn ìbọn bá ní ó bọ́chá rẹ̀ ó ba gbogbo ẹ̀jẹ́ ó gbórí fúnrù ó gbérù fórí ó gbé àárín sí sẹ́gbẹ̀ ẹ mọ̀ wọ̀rọ̀ Sheikh Sọ́lí Fawzān ẹ wo bọ́rọ̀ sí straightforward tó ẹ mọ̀ bọ́ ẹ wo bọ́rọ̀ sí straightforward tó kí yẹn mọ́ ní àmánà níbi nǹkan tí yẹn narrate gan kí àmánà mọ́ wà Shaykh Fawzān sọ pé falmanhaju a'ammu min al-aqīdah manhajì fẹ́nu ju àkídà lọ ìtumọ̀ rẹ̀ níyẹ́ o ẹmọ́ bọ́ o al-manhaju yakunu fil aqīdah so manhaj so o ma wà bí àkídà wa fi suluk ẹlákùn ìbóná ti dákọ̀ manhaji syllabus ibo làwọn ti fẹ́ tẹ̀ láti dàrú pé rárá àkídà ni ẹ so ibo làwọn ti fẹ́ tẹ̀ láti dàrú ìpé alimani ẹ ma wo in tí ìyàn ń kìlọ̀ fáwọn èèyàn láti jọ ìnìyàn ẹkẹ̀mọ́ èyàn kẹ ma gbàtànjẹ́ wọ́n lẹ́nìkan ṣe sáré ọlọ́run bá fi albarka sí sharhu súnà náà bàbá ha dídé bí pé àwọn ọ̀tá súnà gan ṣe sharhu rẹ̀ àwọn ọ̀tá súnà gan ṣe sharhu rẹ̀ pé á ẹjá ọkọ̀ tọwọ́ bọ̀ káwọ́kọ́ dàrú Sheikh Abdullah al-Bukhari sọ́nà so Sheikh Fawzan ni al-manhaju a'ammu min manhaj man wa bi suluki ọmọ wà níbi ìwàyàn ọmọ wà níbi mu'amalat ọmọ wà níbi sùlúkì ní pé bíyàn sí rìn lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba ojú ọ̀nà tíyàn gbà fi jọ́sìn lọ́sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n ni wà fi kulli hayati muslim àti ní gbogbo ìgbésí ayé musulmi kullu al-khitati allati yasiru alayha al-muslim tusamma amma al-aqidatu ẹ̀rí kan tán pè ní àkídà ọ fa yuradu biha aslul iman in tán gbà lérò pẹ̀lú rẹ̀ ó ní ìpìlẹ̀ iman wa ma'na shahadatayn àti ìtumọ̀ àwọn shahadatayn wa muqtadaha àtàwọn nǹkan tó necessitate hadhihi hiya al-aqida eléyìí ni àkídà ẹ̀dàkùn ẹwọ ẹwọ tí ó ju ìṣẹ́jú ránpẹ́ lọ ọ̀rọ̀ tí Shaykh Saalih Al Fawzān àmẹ́ni tó fẹ́ dẹ̀ sí ọlọ́run ọba rú ẹni tó fẹ́ dá nǹkan tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ń sọrú ẹni tó fẹ́ dá nǹkan táwọn olùmọ̀ ń sọrú subhanallah èyàn sì ń tọwọ́ bọ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala èyàn sì ń tọwọ́ bọ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa èyàn fẹ́ ní àkídà pọ̀nù Kùránì ẹ máa wo ìfìlàkà àwọn èèyàn ṣeré àwọn èèyàn sì jòkó sí rúwájú ẹni báyìí àwọn èèyàn sì jòkó sí rúwájú ẹni báyìí ìwọ tó tún wá ń pàkíyèsí wọn pé ah, ẹ̀yin ṣe wá fọ́lújú báyìí ẹ̀yin ṣe wá fẹ́ nù ní gbogbo ọ̀nà báyìí ẹ̀yin ò ṣe wá ní gbọ́mọ̀nà báyìí ìwọ ló tún dá láti jù pé ara àmà náà lẹ́kọ̀ọ́ bá ṣe takùjá fún jò ní jarhu di gún nígò sáàládà gún lọ́bẹ̀ lẹ́lọ́pọ̀ so in ti jarhu dínjò ní nìyẹn ẹwùn kan in ti jarhu dínjò ní nìyẹn e. so manhaji manhaji lónìí òun tó wá padà díkíní ó pín yẹlẹyẹlẹ ó pọ̀ so eh, kí lọ́kọ́ rẹ̀ eh, eh, so akida ẹ̀ manhajì ó mọ̀ kàún lọ àmá àkídà ka gbọ́dọ̀ ewu ewu ẹ wò ẹ wò bí yẹn sì sọ́ra ẹ̀ ní nǹkan yẹ̀yẹ lọ́dọ̀ àwọn ewu ẹ wò ìyẹpẹrẹ ewu ẹ wò ìyẹpẹrẹ ẹ̀mọ̀ fi da ara àkídà so òun wà nù Qur'an ẹmọ́ agbọ́ ìgbà tí a fẹ́ dákọ̀ àkídà ó wá sáré wọ́ lọ àkídà tàwàhídùnú àkídà tàwàhídùnú so ṣùgbọ́n màá tí wọ́n àwọn mẹ́rẹ̀jọ àwọn ní àárá ẹgbẹ́ manhajì o ẹmọ́ wá wo ọgbọ́n ìmọ̀fìlàkà àwọn èèyàn ṣeré wọn ò pọ̀ pé èmi ò tó bẹ̀ láti sọ pé èmi ò tó ẹ̀dàkùn ẹwọ ẹwọ ẹwọ fìlàkà ìrìyàn sí rí èyàn dá nǹkan rú ìwọ̀n ta àwọn èèyàn àwọn èèyàn náà sì jókòó wọ́n sì jókòó sí rúwájú ẹni báyìí a ní ń kọ́ lára ẹni téèyàn ń kẹ́kọ̀ọ́ lára rẹ̀ gan ó lè rí kọ́ lára ẹni yìí náà so a mẹ́rin pé á ah, tí wọ́n ń sọ ní ẹgẹ́ ni ìmọ̀ sọ ń wò lè rí kọ́ lára ah, rẹ̀ ní báyìí pé á ìpé ohun wájẹ̀ kan lọ ìgbà tí ó tún wá gan minhaj ló tún wá ẹ ewu jáàlì ti ti pàdé pa ẹ odò tí jáàlì àti anù tó ti jọ pàdé papọ̀ eléyìí ṣe pé marajal bahrayni yaltaqiyan

torípa fẹ́ yapa àwọn olùmọ̀ náà ni ní tipatipa ní tìkúkù tìkúkù ẹlẹ́gùn min hajji sífà ni lè kẹ́fẹ̀rọ́ tí ń fa'alun aw fa'ulun fa'ilun aw mifa'alun aw fa'ilun mifa'alun nínú àwọn sígọ̀ mubálagọ̀ mifa'alwa bọ̀ ìgbà míwà tán máa ń so mifa'al so min mifa'al minhaj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn oríṣìíríṣìí àwọn ọ̀rọ̀ tó wá bẹ́ẹ̀ sáwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ mihiyaj àtàwọn bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ so kí ẹ máa dá kí ẹ máa gbọ́ pé ẹ́lákùn ẹni tí ò tún gbélé ìgbà táwọn wọn tẹbá wá padà sí ibi táwọn ò ti ṣe ta'wil so ibi táwọn ò ti ṣe ta'wili Qur'an tí wọ́n fẹ́ túntukútù so láti láti bá fẹ́ nú wọn mu al-Hafiz ibn Kathir nínú tafsir wani an ibn Abbasin qala sabilan so an ibn abbas qala sabilan tafsiru ra'yi ko lele so o fin da lo pe boy ọ̀pọ̀lọpọ̀ tafsir ta ni gan ṣe tafsiru ra'yi ni tafsiru ra'yi ke an ke an jọra ye lójú ke an má padà sin tawon olùmọ̀ so tan fi ntan pa ara to da nabi sallallahu alaihi wasallam idan gba wala to do àwọn salafu rere al-hasan al-basri sọ fún àwọn òjò kan al-Hasan al-Basri ṣe fatwa fáwọn èèyàn wọ́n wá ń bi pé ṣé in tó sọ yìí ṣé in tó gbọ́ ni àbí ra'yi tẹ́ ọwá ní ra'yi tèmi ni àmọ́ ra'yi tèmi ó dáa fún yín ju ara yín fún ayín lọ ẹwà wọn tabi'un fa ẹlẹ́kùn tí ra'yi àwọn tabi'un tó bá dáa fún wa ju ra'yi tara wa lọ ẹwọ ẹwọ dí táwọn olùmọ́ fi máa ń sẹ́rí padà pé à níṣẹ́ ọ̀rọ̀ ẹwọ nǹkan tí obìnrin kan kọ recently láìpẹ́ ẹlẹ́mù tó bá wá sí irú àwọn markaz irú àwọn ilé ṣe olóòrùn irú bẹ́ẹ̀ kọ́ inú tí ó kọ́kọ́ notice arábìnrin kan sí ó kọ́ àwọn kẹ́ nípa àwọn kan salafi publications so kọ́nà ọba subhanahu wa ta'ala kó túbọ̀ jẹ́ àwọn dáadáa tó ń jáde látàwọn kó mọ̀ pọ̀ jù báyìí lọ kó mú ọdún kó mú àná dò tí táwọn ilé ìbáwá ṣe research nípa gbogbo àwọn center tí wọ́n ti ń ṣe tẹ́tí ń ṣe tíátà yìí tó ní ìdárísì tíátà lélẹ́yìí èèyàn sọ ẹ̀sẹ̀ ọlọ́run ọba di nínú tí ó kọ́kọ́ notice ni pé àwọn kan àwọn nǹkan bí kòjọ bí orin kòjọ bí kíní ẹ̀bọ́ gbogbo ní tó bá rí náà lè bó kọ̀ so ìgbà tó fẹ́ sọ ọ̀rọ̀ nípa àwọn Salafi communications ó ní à ó ní gbogbo nǹkan ẹ̀rí ni ó ní tí wọ́n bá sọ̀rọ̀ báyìí Qur'an àti Sunnah àtọ̀rọ̀ àwọn Salafi wallahi bó ṣe kárí nìyẹn ìtumọ̀ pé a ń tẹ̀lé ojú ọ̀nà àwọn sálàfù lélẹ̀ ìtumọ̀ pé a ń tẹ̀lé ojú ọ̀nà àwọn olùmọ̀ lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní wa náà mọ̀ túnmọ̀ pé à ń tẹ̀lé ojú ọ̀nà àwọn olùmọ̀ a ń padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ kìíkà sí gbólóhùn tàà kẹ́ ń fi so wọ́n ń júwe àwọn Salafi publications pé gbà táwọn ní pé wọn ò ní kóòtì kẹ́kẹ́ ní pé there is no avenue for I think ẹ̀dàkùn ẹwọ nǹkan ẹwọ bẹ́ẹ̀ bá ṣe rí báwọn yóò ṣe júwé èèyàn nìyẹn o gbogbo bá bá ṣe rí báwọn yóò ṣe júwé èèyàn nìyẹn ẹwọ báwọn yóò ṣe ń júwé àwọn tíátà yìí lónìí báyìí markazu markazu tíátà ẹwọ tó wọ́n nǹkan tí Ibn Kathir sọ ibn kathir tún sọ pé an ibn abbasin wa minhajan qala wa sunnatan wa minhajan qala wa sunnatan ẹ̀dà kún sí ọ̀rọ̀ ibn abbas lẹ́gbà àbọ̀rọ̀ tíátà so wọ́n ni wa kadha rawa al-awfi wọ́n ni bí al-awfi náà sì gbáwá nìyẹn sẹ̀bílán wọ̀ súnnàtàn bá ṣe tù ní ẹ ẹ̀rẹ́kùn ẹ wo tafsir àwọn salaf àwọn onídìí 30 minutes in tí al-Hafiz ibn Rajab mọ́ sọ ní ẹ pé gbogbo tó wá rògbó wà lọ́dọ̀ àwọn tó wá lẹ́yìn tó ní pé ẹlòmí wa laqad iftutina kathirun minal muta'akhirin ní pé àdánwò ti dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá lẹ́yìn pé tó wọ́n rò pé kẹ́sẹ̀rọ kọ́rọ̀ pọ̀ òun ni mà àwọn sálàfò ní sọ ju gbólóhùn méjì lọ ẹlòmí ó sì sọ 30 minutes kò ní kò ní wá fàkọ̀ òdodo báyìí kò ní wá fàkọ̀ òdodo báyìí níbi nǹkan tí sọ wọ́n ní Ibn Kathir ní wàkádà rúwìyà Mujahid bọ́n sì gbà wá látọ̀rọ̀ Mujahid náà nìyẹn wà Ikrima àti Ikrima wal-Hasan al-Basri àti àti Qatada wà Dhahhak wà Suddi wà Abi Ishaq as annahum qalu fi qawlihi shir'atan wa minhaja ay sabilan wa sunnatan asẹni tí ń tako manhaji asẹ sunna ní tako asẹni tí ń tako gbólóhùn manhaji asẹ sunna ní tako ẹ ma wá tún wo jahil ẹwọ bí tí jahilu dé àdọ́bìnrin kọ́yí mú sọ nínú I'lamul Waqi'in ni pé ọ̀pọ̀lọpọ̀ àdánwò àwọn mutaakhirun òun ni pé kí èèyàn máa istilah àwọn mutakọ̀dìmún sí ìtumọ̀ àwọn mutaakhirun tí àgbẹ́ ìmìnkọ́ yìí ń sọ yìí kí a máa gbé ìsìlá tó ti pẹ́ ìsìlá àwọn mutakọ̀dìmún kí a máa wá gbé wá sí ìsìlá àwọn mutaakhirin pé àmìn hajj ń tán pè bẹ́ẹ̀ àmìn hajj sílábọ̀sì ẹ̀dàkùnrin wọn so wọ́n ni wọ́n ni wà ní ibn abbas wọ́n ni a tún bá wọ́n látọ̀dọ̀ ibn abbas wa mujahidin aidan àti mujahid bákaná wa àtọ́ al-khorasani wọ́n ni aksuhu wọ́n gba opposite ilé wa ní pé shir'atan wa minhajan kí láwú tẹ́lẹ̀ sabilan wa sunna bi sunnatan wa sabilan ẹwọ bí ó ṣe ẹwọ agbámi kankanáà nífà ẹ̀dàkùn kí ló lè kíyàn fi ọ̀rọ̀ àwọn sálàfù báwọn yẹn sọ̀rọ̀ kíyàn sáà tí ó ìyìyàn bọnú ẹ̀sìn Ọlọ́run Ọba ṣe tọ́nà fi ń gbèyàn gá nìyàn so wọ́n ni a wàláwàlú ansab Ibn Kathir ni wàláwàlú ansab هي ما يبتدأ فيه, فيه إلى شيء ومنه يقال شرع في كذا وني شريعة وني أوني téèyàn bá ibi téèyàn ti bẹ̀rẹ̀ nǹkan àbí nígbà téèyàn bá bẹ̀rẹ̀ nǹkan so ibẹ̀ náà tí wọ́n sọ pé ṣára wà fi kádà ó bẹ̀rẹ̀ nǹkan báyìí báyìí ẹ ìbtádà àfihì àti ó bẹ̀rẹ̀ rẹ̀ wa kadha shari'atu wọ́n ni bákan náà ni shari'a náà wa hiya ma yushra'u minha ila al-ma' wọ́n ní òun ní ibi tí yóò ti branch lọ sí odò lọ sí bí omi wọ́n ní amma al-minhaj wọ́n ní ẹ̀rí tẹ́ pẹ̀ ní minhaj fa huwa at-tariqu al-wadihu as-sahl òun ni ojú ọ̀nà tó clear tó rọrùn wọ́n ní wa sunan at-tara'iq wọ́n ní sunan náà ojú ọ̀nà lálùn náà túnmà manhajin túnmà ojú ọ̀nà sunan túnmà gini ojú ọ̀nà ẹ wo ẹni yìí burú débi pé a ní mú tí wọ́n sọ kí ní ìtí pẹ́ pé ẹni yìí bí ẹni yìí lágbára nínú ìní ẹ̀rọ́fù débi pé alẹ́ni yìí ń já alfáàfù gan lógún ó kò pẹ́ ni yìí ń já súnnà lógún ọ alfáàfù gan lásán ẹni yìí ń já bisabili wa sunnati wọ́n ní kí wọ́n tú gbólóhùn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sí gbólóhùn ọlọ́wọ́ bá shir'atan wa minhaja kan tú sí sabil wa sunna azharu min almunasaba min al'aks wọ́n ló ó hàn níbi kí nǹkan bára wọn mú ju opposite lọ gbogbo ẹ̀rẹ́ àdẹ́rẹ̀ rúdé tẹ́wọ̀n pé so nǹkan tí nǹkan tí al-Hafidh Ibn Kathir sọ ni so ẹwọ ẹwọ àmánà báyìí ẹwọ àmánà ẹ kọmpẹ́ ilé sí ọ̀rọ̀ bàbọn tíátà ẹ kọmpẹ́ ilé sí bàbọn tíátà ẹ mọ́ gbọ́nkà tí al sọ al sọ pé òun náà ni shir'atan wa minhajan sunnatan wa sabila ó ní wa ma'na al-ayati annahu ja'ala at-taurata li ahliha wal injila li ahlihi wal qur'ana li ahlihi wa hadha fi ash-shara'i' wal ibadat wal aslu at-tawhid la ikhtilafa fihi روي معنى ذلك عن قتادة وقال مجاهد أما بابيو الشرعة والمنهاج dínú muhammadin alayhi salam wa qala mujahid ash-shir'atu wal minhaj dínú muhammadin alayhi salam ìtàni ìwà gbógun ti ní e. ẹ̀sìn annabi sallallahu alaihi wasallam ìtàni ìwà gbógun ti ní ṣe wọn gẹ́bà ẹ wo bí tí àdánwò báwọn èèyàn dé láwùjọ alfáàzù alfáàzù ẹni yìí ti ń jẹ alfáàzù lógún ọjọ́ ti pẹ́ kún salafiyan na alaljada sí ọ salafi ọjà lógún náà jarhu ọjà lógún náà kò fẹ́ sí nǹkankan nínú tí ó jẹ́ kí yàn dúó sísin ẹni yóò gbógun ti ẹwọ so ọmọ mẹ́rin sí gbólóhùn tí Shaykh Rabi' ma sọ pé ó ń jábọ́ láti ìpele kan sí ìpele kejì so manhaj ló tún kú báyìí tẹni ìfẹ́ gbógun ti sẹ́lágun yíbọ̀rọ̀ wó ló kí ló kù mẹ́lá ara rú àwọn ilé kí lè yàn dúró mẹ́lá ara rú àwọn ilé ẹni tí ó bá ti parú àwọn ilé tí gan ah Allahul musta'an nínú tó àwọn ẹni ànù tó fi máa ń ja àkídà àti manhaj lógún ọ̀nà méjì ni ọ̀nà méjì ni ọ̀nà aláwọ̀kọ́ ni pé wọ́n sọ pé ẹ manhaj àti àkídà nkẹ̀kẹ́ náà ṣe tó bá ti lákídà ò ti ní manhaj náà ni ẹ àkídà ni ẹ ti pé eh, àkídà popular ẹ eh, tí ẹ eh, ọ̀rọ̀ tíátà ní ẹ lọ́dọ̀ tí wà láti mú pé à gbogbo àwọn nǹkan báyìí mọ̀ pààyàn lẹ́ni pé à àwọn ṣẹ́ ẹ̀sìn lélẹ̀ ìsọ báyìí ọ̀rọ̀ tíátà ní ẹ tó bá ti tó bá ti wọ tó bá ti wo idán tíátà wò báwọn bọ́ sí máa ń ṣe nìyàn anù odò anù pàdé odò àìmọ̀kan ni pé àkídà àkídà popular so ní pé manhaj ò popular èyàn sọ manhaj di tàkúté ẹ̀sìn ọlọ́run ọba ni èyàn sọ pọ́n sọ di tàkúté Sunna Nabi sallallahu kí ni wọ́n fi tún minhaj bí dínú muhammadi kí ni eh, eh, sunnatan wa sabilan àbí sabilan wa sunnatan in ta fi tún ni yẹ́ra so súnnà nabi sallallahu alaihi wasallam lèyàn sọ pé ó máa ó sàwọn ẹ̀rí tàbí ẹ̀dàkùn ẹwà àwọn ọ̀rọ̀ ẹwà àwọn ọ̀rọ̀ ìntánṣì ah, gbàlérò náà nìyẹn torí tẹ bá padà wó kí làwọn nǹkan tí wọ́n ní problem pẹ̀lú nínú àwọn alámọ̀rí manhaji tẹ bá padà wó kí làwọn nǹkan tí wọ́n problem pẹ̀lú nínú àwọn alámọ̀rí manhaji hajjuru ṣe kò sínú ẹ̀ṣà nabi sallallahu alaihi wasallam kò sínú súnà nẹ́bí àmọ́ wọ́n ti mọ̀ pé táwọn bá sọ pé súnà nẹ́bí sallallahu alaihi wasallam takúté ni àwọn yóò yára takò wọn a ní kíyàn kíyàn ìfọ́núfọ́ra lélẹ̀ kíyàn fọ́núfọ́ra débi pé àwọn tí àwọn tó wà pẹ̀lú yàn gan wọn onílé wọn onílé gbèjà yàn kíyàn sì máa dá problem sáwọn tó wà pẹ̀lú yàn lọ́rùn àbábá yìí ó ṣeun o ilé ń jẹ́ kánù rẹ̀ clear ó jẹ́ kánù ó jẹ́ kí ó kò ni a nù nìyàn ẹ ma wa ní ka ọ̀rọ̀ alájìnà dáyìnwà fún torí pé ọ̀rọ̀ méjì ló wà ń bẹ lọ́dọ̀ àwọn olùmọ̀ ní pé sí manhaj àti sí kẹ̀kẹ́ so in bẹ̀nà àwọn olùmọ̀ tán gbà pé kẹ̀kẹ́ náà ni in bẹ̀nà àwọn olùmọ̀ tán sí kékeré tán gbà pé náà so in bẹ̀nà àwọn olùmọ̀ tán máa ń separate láàrin wọn àwọn eléyìí ló so àwọn eléyìí ló pọ̀ jùlọ irú nǹkan báyìí ò sí lè máa rí nínú àwọn àṣírá ìsìn so látọjọ́ tó sì pẹ́ ni so ó dà gẹ́gẹ́ bí gbólóhùn iman àti islam náà ni so ó dà gẹ́gẹ́ bí gbólóhùn iman àti islam sọ pé ń bẹnu àwọn olùmọ̀ táwọn gbàgbé nǹkan kan náà ni àmọ́ àwọn olùmọ̀ tán gbàgbé nǹkan kan náà ni gbogbo àwọn olùmọ̀ súnà tán gbàgbé nǹkan kan náà ni àwọn gbogbo náà gbàgbé kí ni yazidu wa yanqus so kò sáyè láti wọ̀ <coughs> so àmọ́ wọn Mu'tazila táwọn ń sọ rọ̀rọ̀ bẹ́ẹ̀ táwọn sọ pé nǹkan kan náà ni pé kó yàtọ̀ so ìta àwọn fẹ́ fi sọ ni pé ara ká sọ pé ìmánu martaba rẹ̀ ju Islam lọ ewé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ìta àwọn fẹ́ fi takò ní ẹ̀ so nafsuru nǹkan báyìí náà ni àtàwọn olùmọ̀ tó sọ pé manhaj àtàkídà nǹkan ni kò sẹ́nì kankan nú wọn tó sọ pé tí ìsìbíyà níbi tó ara wọn sọ ṣùgbọ́n kí ni ibi tafsili rọ́ha wà mí tafsili gan rọ́ha bí wà mí tafsili ni pé ókè manhajio a'am so hausa ọ̀rọ̀ lọ́wọ́ mọ́bọ́n ti wá túgbó lóhun hausa àti iṣẹ́ kòtẹ́ mi a'am na dàrú yóò àmẹ́nà píyàn túntù kan yóò bọ́wà ni ó ṣe tó hausa àti iṣẹ́ kòtẹ́ mi ẹ ma gbọ́rọ̀ lájínà so torí tí yàn bá ní mẹ́nàjì àti àkídà pé ah, ara wọ́n bí al-lajnatu da'ima so a rí lè nínú àkójọpọ̀ fatwa al-lajnatu da'ima so mujallad ẹlẹ́kejì page 41 so lábẹ́ ta'allumu tawhid al-farqu bayna al-aqidati wal-manhaj so mujallad ẹlẹ́kejì so page 41 so nọ́mbà fatuwa yẹn ni 18,870 eh, so fatuwa 18,870 ẹmọ wọn ni kẹsùrọ̀ hadithu fi hadhihi al-ayyami ani al-farqi bayna al-aqidati wal-manhaj wọ́n ní ọ̀rọ̀ pọ̀ láwọn ọjọ́ yìí nípa ìyàtọ̀ láàrin àkídà àti manhaj hatta bada annasu yaqulun títí tí àwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí sọ pé فلان عقيدته عقيدة أهل السنة والجماعة أو السلفية so lágbájá o عقيدة عقيدة أهل السنة والجماعة نبي عقيدة سلفية يعني. ولكن ليس منهجه منهج أهل السنة والجماعة منهج ليس منهج أهل السنة والجماعة فمثلا يقولون عن بعض من ينتسبون إلى جماعة التبليغ لا قرنسي وان صنيقا وان فيرا وان تسي جماعة التبليغ أو الإخوان المسلمين أو عن بعض الجماعات الأخرى أبا جماعات مينا هذا الكلام وانفرار يتي صدره فهل هناك ضابط بقنطان وفاني wọ́n gbogbo táwọn òfẹ́ ní torí pé ọ̀rọ̀ àkídà dùn sọ bọ̀ ibi tá ti wá mọ̀ bóyá orílì gba àkídà ní lógogo ibi kó wá mú lórí nígbàtẹ́ni iná ti mọ̀ pé òun ti takọ àwọn olórin lórí mímbàrí dẹ́kun ẹni tí ń ta kó manhaji inú àwọn tíra àkídà kí lọ́kọ́ tíra yìí àkídàtú àkídàtú rọ̀zíyé ìlànkọ́ kí ni last point sákọ́ ẹka wàlá wàlá nara al-khuruja ala al-a'immati wala al-qitala fi al-fitna ibi àkídà náà so wayuriduna an yufarriqu bayna Allahi wa rasulihi so wọ́n fẹ́ máa ṣe yàtọ̀ láàrin nǹkan tọ́nà ọba àtòjíṣẹ́ rẹ̀ tí ò ṣe yàtọ̀ ń parẹ̀ nǹkan táwọn sálàfù ìtàn kójọpọ̀ àwọn alfáàdù tó wà mùtàrọ́dífà as-sunna at-tawhid al-aqida eh, sharhu sunna usulu sunna ash-sharia ẹwùn kẹ́ gbogbo àwọn kíní gbogbo ẹ̀rí fà فهل هناك ضابط ونشي على كوا نعرف به منهج أهل السنة والجماعة تم في موجون أهل السنة والجماعة أو السلفية بسلفية وهل يصح هذا التفريق بين العقيدة والمنهج أعطيك بس إياه تطول عن عقيدة منهج سولة الأفياء أما بو وني عقيدة المسلم ومنهجه شيء واحد فبو ولي هسي فيها سيئة طلعني ليه سبايل

ẹni tí ó bá ti fẹ́ mẹ́nà ọlọ́wọ́ bó ma sí lọ́nà sí súnnà ọlọ́wọ́ bá ní súnnà ọlọ́wọ́ bá ní kódà tí ma ń padà bẹ́lòmí láti fi Islam lẹ̀ so tí ma ń padà kó bẹ́lòmí láti fi Islam lẹ̀ àbí láti sọ àwọn ọ̀rọ̀ tó lágbára nú ẹ̀sìn ọlọ́wọ́ bá ìpìlẹ̀ rẹ̀ àkídà musulmi àti manhaj rẹ̀ kẹ̀kẹ̀rẹ̀ ni wa huwa ma ya'taqiduhu al-insanu fi qalbihi òun ni nkẹ tí ọmọ èèyàn ma ń ní àdìsọ́kàn rẹ̀ wa yantiqu bihi bilisanihi so tó sì ma ń sọ pẹ̀lú ahọ́n rẹ̀ wa ya'malu bihi bijawarihihi yóò sì ma fi àwọn oríkèríkè rẹ̀ yóò ma fi practice wọn yóò ma fi ṣiṣẹ́ tọ̀ wọn min wahdaniyati Allahi subhanahu wa ta'ala nínú mú ọlọ́wọ́ bá lẹ́yọ̀kẹ́ fi rububiyyah níbi ìjẹ́ olúwa wal ilahiyya àti ní ibi ìjọsìn fún ọlọ́wọ́ bá wal asma'i wa sifat àti níbi àwọn okọ àtàwọn ìròyìn rẹ̀ wọ́n ni wa ifraduhu bil ibada àti ìmọ́lọ́wọ́ bá lẹ́yọ̀kẹ́ níbi ọ̀rọ̀ níbi iṣẹ́ àti níbi àdìsọ́kàn wọ́n tún fi ẹ̀tẹ̀kọ́ eh, lọ́tún fi sàlàyé gbólóhùn àkídà àti manhaj ala ma jaa fi kitabillah lórí nǹkan tó lá lórí nínú tírà Ọlọ́run Ọba wa sunnati rasulihi sallallahu alaihi

yẹ́jìbò an yẹ̀ltẹ́zìmọ̀ hulmuslimu ẹwọ̀n gẹ́ o yẹ́jìbò an gini yẹ́jìbò an yẹ̀ltẹ́zìmọ̀ hulmuslimu ní kó ọ̀nà ẹ̀yẹn ní kí musulmi dúnmà rẹ̀ wa yastaqima alayhi kó sì dúó dédé lórí rẹ̀ ẹwọ̀n gẹ́ ẹwọ̀rọ̀ wáyìí tọ́ bó wà ní ṣe wá pín eré báyìí ṣùgbọ́n gẹ́ mú sí sọ àwọn ẹni ànù bá ti ṣe máa ń ṣe láti tipẹ́tipẹ́ nìyẹn bí halabi àti al-ma'ribi bá ṣe bá ṣe try láti sọ́nà nìyẹn pé àkídà àti manhaji àwọn náà gbógun ti nínú tí al-ma'ribi àti halabi táwọn náà gbógun ti ní ẹ̀lẹ́kùn kí èyàn nù débi pé èyàn tako ìsìlá àgbà báyìí gbogbo aláti mọ́ kọ́ ẹ̀dà pé kíni la mushahata fil istilah ẹni tó wá ìbátẹ́ni wá fẹ́ dákọ ìbátẹ́

ṣe àwọn kẹ́lẹ̀ wọ́n lè lọ ọ̀rẹ́ ní ìdádá ẹn tó bá padà dípé lọ́la náà sí báyìí so bóyá òun tawhid so ní tó òun náà kàzọ nípa ẹwọ ẹni náà asùdù tẹ́ni náà fi tako manhaj lè tawhid sí báyìí ẹni yóò wá rí gbólóhùn tawhid mú wa kò rí gbólóhùn àkídà mú wa ó wá rí ẹni tó fẹ́ ẹni tó gbéra rẹ̀ ẹni tó nà sọ́bà ara rẹ̀ láti dá ìsìn ọlọ́wọ́ bá rú ẹwùn kẹwà ẹ̀ so wallahu musta'an so ó yẹ kí orí mùsùlùmí pé gan àwọn tí wọ́n yìí ń gbárùkù tán tó lẹ́yìn àwọn ẹni yìí à ó yẹ kí wọ́n ó yẹ kí wọ́n tètè lọ bára wọn sọ̀rọ̀ gan ó sì yẹ kórí wọ́n tètè pé sí àpọ̀lọpọ̀ àwọn nǹkan so kò jẹ́ bó sì jẹ́ lábàlá so barakallahu fikum so inshallah ta'ala a tẹ̀síwájú lórí a tírà wa tán balọ̀ so tírà takhilul aynayn bi sharhi aqidati ar-Raziyayn so a point tó kù tí a Shaykh Ubayd al-Jabiri ta fẹ́ sàlàyé òun náà ni wa nasma'u wa nuti'u òun ni pé a ma ń gbọ́ a sì ma ń tẹ̀lé liman wallahu Allahu amrana fún ẹni tí ọlọ́run ọba wá bá fi jẹ olórí lórí àlámọ̀rí wa wala nanza'u yadan min ta'a àwọ̀ òsì ní máa yọwọ́ kò níbi ìtẹ̀lé so a ní máa yọwọ́ kò níbi kíni níbi ìtẹ̀lé that is a ní máa gúnrí kò níbi ìtẹ̀lé àwọn olórí so nínú ìmá yọwọ́ kò níbi ìtẹ̀lé wọn òun náà ni kí ẹ máa jẹ́ kí àlébù kí ẹ máa sọ àlébù wọn fáwọn èèyàn kí ẹ máa yí àwòrán àlébù wọn fáwọn èèyàn lórí mímbàrí so gẹ́gẹ́ bí onítíátà yìí ṣe ń ṣe báyìí ẹ bẹ̀rù Ọlọ́run kí èèyàn ní confidence wọ́n ní abala nǹkan tó níṣe pẹ̀lú ìjẹ́ olórí lélẹ̀ wọ́n ní wal mutakallimu fiha wọ́n ní ẹni tí ó bá ń sọ̀rọ̀ nípa abala yìí fi ba'd ahyan so ní àwọn àgbàmí wà fi ba'd al-amkina àti ní àwọn àyèmí na'am yusafu bi annahu kharijiyyu du'a ní pé ẹni yíò tó bá fẹ́ bá wọn du'a lò àwọn pẹ̀lá wọn ní du'a àwọn tí wọ́n máa ń takọ̀ wọn lórí wọ́n ni wal mutakallimu fiha wọ́n lẹ́ni tí bá máa

àwọn òun náà pè dùn àwọn tán tako lórí nù so àwọn tán tako lórí àwọn tí wọ́n máa ń instigate àwọn èèyàn gẹ́ẹ̀sì lórí dùn àti láwọn so wọ́n ní yóò mọ bá wọn dùn àti lò nílò pé kọ̀dìjílà so yóò mọ bá wọn dùn àti lò bíbà pé àwọn kíni bíbà pé yóò mọ bá yóò mọ fi khuruj bá wọn lò that is yóò mọ lé lórí àwọn dùn àti murji ul hukam àmọ́ àwọn olórí yóò mọ̀ fi ìdá àbáwọn lò yóò mọ̀ sọ fún wọn pé àgbúgbà ah, tí wọ́n ń ṣe affect ìmáni wọn ẹ wo àwọn sẹ́kẹ́sẹ́kẹ́ táwọn àwọn okọ̀ burúkú àtàwọn òròyìn burúkú táwọn èèyàn ti gbé kalẹ̀ láti fi sọ àwọn èèyàn olódodo láti fi sọ láti láti fi bà wọn lò so àmọ́ wọn ṣòkáàmì ìsí àwọn gíní ìsí àwọn múrjíà ní ma fi ń bá wọn lóun ti wọn so ìsí àwọn múrjíà ní ma fi ń bá wọn lóun ti wọn so wọ́n ma ń lo yìí fún àwọn súnnà so wala yaduruhum àwọn àkàtún tó pọ̀ jù báyìí lọ wọ́n ma ń lò fún wọn dáadáa ó ká hadith annabi sallallahu alaihi wasallam ó wá ìmà ó wá rò pé gbogbo ayé àti tó àti tó wà nù rẹ̀ tí ẹlú gbọ́dọ̀ jẹ́ torí pé kíni torí pé ìwọ torí pé ìwọ ká hadith annabi sallallahu alaihi wasallam so ta ló sọ bẹ́ẹ̀ ta ló promise yẹn bẹ́ẹ̀ àwọn tó sì ń jẹ́ olórí àwọn tàbí yónú sì ń jẹ́ olórí kọ́nà àwọn tó tún wá lẹ́yìn so but ìjọra ni lójú pé ara ọ àti kí ẹmọ rò pé èyàn máa ṣe la hawla wala quwwata illa billah ah nínú tó lè jùláyé ìdarí àlámọ̀rí àwọn èèyàn nínú tó lè jùláyé ìdarí àlámọ̀rí àwọn èèyàn bí wọ́n ṣe ń tó wallahi lẹ́nìkan sì máa dàrú yóò sì máa rí mùbárìrù fún nǹkan yóò sì máa rí tẹ̀bìrì fún nǹkan yóò sì máa yóò sì máa wá nǹkan tí ó máa fi justify nǹkan tí ń ṣe ẹni tó bá ti darí àlámọ̀rí tó kéré jù àwọn ẹkó láàánú pẹ̀lú àwọn olórí ìgbà àà àlámọ̀rí tó kéré gan alẹ́lò mí gúrùpù sí ń dààmú mọ́ lọ́wọ́ gúrùpù whatsapp so gúrùpù whatsapp sí ń dààmú wọ́n sì ẹni tó ní gúrùpù wọ́n sì padà yọ́ ẹlẹ́gbẹ̀ ohun kẹ́ gúrùpù whatsapp ní dàrú mẹ́lú mi lọ́wọ́ àmọ́rú ẹni báyìí náà òun tún pé ah, ara àwọn olórí kìníkàkìníkà ìmá sọ̀rọ̀ against àwọn olórí náà ní tó fi ṣe pé ẹnìkan ò ní máa gbọ́ rẹ́díò yóò kórìíra àwọn olórí gbogbo ẹni bá ti rí tó dúnú máa rẹ́díò àwọn rẹ́díò mọ̀ ti àwọn kòrú jù díẹ̀díẹ̀ sí lára rẹ́díò Nàìjíríà àwọn rẹ́díò Nàìjíríà illa man rahimallah so torí pé tó bá ń gbà wọn kẹta ń sọ nínú níwùsì tó mọ̀ yẹ̀yẹ́ àwọn olórí ẹ̀dàkùn kí ló kàn wá pẹ̀lú pé àwọn olórí ní pé wọ́n ń jà níbi tán tí ń ṣòfin níbi tán tí ń ṣèdájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sọ́rí nǹkan tọ́nà ọba sọ̀kalẹ̀ kí ló kàn wá pẹ̀lú pé wọ́n ń ń bẹ̀ ìròyìn tààrọ̀ yìí sí wípé bá ṣe bẹ̀rẹ̀ sí ń kó gbóngbóngbò láwọn lórí nù ẹ mọ́ wọ́wẹ́ lómí ìwọ tó ṣe pé ò dájọ́ gẹn lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀pù ara wọn ọlápẹ́ ẹjọ́ ní ṣọ́ọ̀pù sẹ́gbẹ̀ ara yín lẹ́ṣẹ̀ra yín lẹ́ṣẹ̀ lẹ́ ìjásọmọ́ra yín lẹ́lẹ́lẹ́lójúsìsì àmọ́ ohun fídíò àwọn olórin yóò mọ̀ wọ́n wọ́ kí nínú òun ló gbé pákó òun ó fẹ́ láàmọ́ kí lórí iye wọlá ìyẹyẹ àwọn olórí ni ìyẹyẹ àwọn olórí ni gbogbo táwọn oníṣùnmọ́ wá kí nìyẹn àbí ha àwọn kan, àwọn pátì kan àwọn tó ti sọ pé bí a ṣe ń jẹ àwọn ọmọ ìlú kìníkan kìníkan kìníkan ẹ̀dàkùn sí ẹ̀lẹ́ èyí ó pọ́síbù kí ẹ̀mọ̀ gbọ́ irú news lójoojúmọ́ kí ẹ̀mọ̀ agbọ́ fọ́dún Ah, ẹni tó bá máa ń gbọ́ news yo ẹni tó bá máa ń gbọ́ news yo tí sí infra ẹ̀ ti sí sàràbíyà the same thing náà ló wá rí pẹ̀lú kí ẹ máa tábà news àwọn net kí ẹ máa tábà news net nínú tó ẹgbẹ́ àjínà sí ni o ó gbà news yun yàtọ̀ sí pé irọ́ aburú fàṣà ìtàbàjẹ́ká gbogbo àwọn gbogbo kúrújù ìgbé kúrújù sáwọn ẹ̀rẹ́mì àwọn gbọ́ rádíò fún fóṣù kan o ní yí padà sáwọn olórí pé à ah, ibẹ̀ ni wọ́n lọ́wọ́ sí mọ̀ rò pé gbogbo tí ń ṣọ́ yìí tí ò bá sáwọn olórí kò bá mọ̀ sí ọ so wọ́n ni walakinna a'immatal islam sheikh bedi ní ṣùgbọ́n àwọn ẹni síwájú ní islam wọ́n ni ahla sunnati àwọn ní sunna àtàwọn nǹkan tí ó tó wala ma fawqahu min al-alqab àtàwọn nǹkan tó jùlọ nínú àwọn ókọ àwọn ókọ tó ti sọ àwọn èèyàn lẹ́nu oríṣìíríṣìí oríṣìíríṣìí ókọ wọ́n ti fáwọn èèyàn wọ́n ni fahasbuhum sunnatu rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ló ti tó wọn súnnà òjíṣẹ́ Ọlọ́run ọba kẹ ma fi tako súnà nẹ́bí sallallahu alaihi wasallam súnà tó yàn so ẹni tí súnà ò bá tó kò sí tó lè tó wọ́n ni fa innahu la falah ṣe kò bẹ́ sọ pé kò sóríire wala najah kò sọ́nà ẹlá wala sa'ada kò sí rìn jẹ fi daroin ní ayé méjèèjì so illa bi luzumi sunnati muhammadin sallallahu alaihi wasallam àyàfi níbi ìdúnnímọ̀ súnnà annabi sallallahu alaihi wasallam wọ́n ni wasam'u wa ta'a wọ́n ni ìmá gbọ́ ìmá tẹ̀lé li waliyyil amr fún ẹni tí ó jẹ́ olórí ẹni tí ń darí alamari la budda an nadhkura hiyalahu shay'ay wọ́n ni kò sí tàbí ṣùgbọ́n ká dákọ ní abala yìí as-sam'u wa ta'atu li waliyil amri wọ́n ní ìgbọ́ ìsìmá tẹ̀lé fún àwọn olórí àbí fún olórí ja'a muqayyadan fi nusus wọ́n ní ó wá ní nǹkan tí ó wà ó jẹ́ muqayyad in tí wọ́n so in tí wọ́n dé in tí specify so nínú àwọn nusus wọ́n ní walam ya'ti mutlaqan wọ́n ní kò wá pé wọ́n kà so kódà táwọn àfáà náà bá ń sọ nẹ́sìmá wà ní òtíyà so kìí sí táwọn àfáà náà sọ ní pé èyàn ma wá gbọ́ èyàn ma wá tẹ̀lé níbi máa sí àárá sẹ́rún sí wọ́n sọ fún ọ pé a ah, ìmọ́ jáde o àwọn fẹ́ sí nǹkan báyìí báyìí báyìí àbí ẹ nǹkan báyìí kẹ́ so ìbẹ̀lẹ̀ sí wá rẹ̀ lómi yóò wà dún ní ma rédíò rédíò ní kọ́ à mhm. nítàsọ́nù so wọ́n ni wà lámí àti mútùlákọ̀n kò wá ní pé wọ́n túlẹ̀ so táwọn fáànà bá ń sọ pé ìpán túlẹ̀ torí pé wọ́n nínú àwọn hadith Ànábì sallallahu alaihi wasallam náà tasma wa so èyí ó ma fi èyí ó ma gbọ́ yé ní síyákùn kan tó àti èyàn mọ̀ gbọ́ yé padà lọ sí ìpìlẹ̀ rẹ̀ wọ́n ni ahaduhuma aláwọ̀kọ́ kaunuhu fi ghayri ma'siyatillah wọ́n ni falahu qaydan wọ́n ní nǹkan méjì tẹ́yìn fi máa dé ìmá tẹ̀lé àti ìmá gbọ́rọ̀ sáwọn olóde lẹ́nu wọ́n ni kaunuhu fi ghayri ma'siyatillah wọ́n ni kó jẹ́ pé kò gbọ́rọ̀ jẹ́ ní kó jẹ́ pé in tó sọ̀pọ̀rọ̀ jẹ́ pé àwọn olórí pọ́ láṣẹ pé ó yá máa mutí ẹ̀nà wà ní ó èyàn mutí so torí pé in reality gbọ́lọ̀wọ̀n múrjí olùhùkámi ìlú gbọ́lọ̀wọ̀n múrjí olùhùkámi wọ́n máa ń lò fáwọn mi tọ́tọ́ nínú àwọn nínú tẹ̀ wọ́n máa so àwọn tán máa ń lò fún àwọn tán tẹ̀lé àwọn olórí so àwọn tó tẹ̀lé àwọn olórí níbi ẹ̀ṣẹ̀ wọn so alimọ́mù Dhahabi dápọ̀ rẹ̀ nínú Siyar A'lam an-Nubala so ní pé nínú tẹ́lẹ̀jámà àwọn ẹlòmí ní pé Murji'ul Hukam ní pé ó tẹ̀lé àwọn olórí níbi ẹ̀sẹ̀ tí wọ́n ṣe so ẹ máa imagine àwọn súnà tẹ̀lé wọn níbi ẹ̀sẹ̀ tí wọ́n ṣe náà àwọn ni wọ́n dẹ̀ ń ṣe ìtìlápò àrkọ́bù ilé wọn lórí wọ́n ni ahaduhuma kaunuhu fi ghayri ma'siyatillah wọ́n ni ó gbọ́dọ̀ jẹ́ pé ó yàtọ̀ sí kò gbọ́dọ̀ jẹ́ ibi in tó jẹ́ ẹ̀ṣẹ̀ ibi pé in tẹ́yàn fi ń ṣe Ọlọ́run Ọba gbọ́dọ̀ jẹ́ pé ìbẹ̀lẹ̀ yóò ti ma gbọ́rọ̀ sí wọn rẹ̀ yóò ti ma tẹ̀lé wọ́n ni wọ́n sáà ni kaunuhu bil ma'ruf ó gbọ́dọ̀ jẹ́ pé lórí dáadáa ni èyí ma tẹ̀lé wọn yóò ti ma gbọ́rọ̀ sí wọn lẹ́nu lórí dáadáa man waliya alayhi walin ẹni tí olórí bá ẹni tí olórí kan bá jẹ olórí lórí lé lórí fara'ahu ya'ti shay'an min ma'siyati Allah so ó wá rí pé ó ń ṣe nǹkankan nínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run Ọba falyakra ma ya'ti min ma'siyati Allah kó kórìíra nǹkan tó ń ṣe nínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run Ọba wala yanza'anna yadan min ta'a àmọ́ kò gbọdọ̀ yí ọwọ́ rẹ̀ kó níbi sẹ́wọ̀n kẹbàá so kó kórìíra nǹkan tó lórí ń ṣe ẹwà nẹ́bì sallallahu alaihi wasallam nẹ́bì òní a so ya'ti shay'an min ma'siyati llah falyujahidu anẹ́bì sallallahu alaihi wasallam sọ́bẹ̀ ọ̀ kó yà jálógún àbí falyuqatilu falyakram falyakram ẹmọ àwọn tó lágbára jù subhanallahi alazim ọ̀pọ̀lọpọ̀ tán ma ń takó lórí tán ma fi ń kan àwọn súnnà ọ̀pọ̀lọpọ̀ àwọn òròyìn ara wọn gẹlówà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn tán ma fi ń takó súnnà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ara wọn gẹlówà kí ló dé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni yìí sí báyìí wọ́n ni à wọ́n ma halala wọn gafa olórí ó dàbí gbólóhùn tí Sheikh Abdul sọ ni pé ní pé wọ́n ma fẹ̀sùn ìgbà yẹn wọ́n fẹ̀sùn kan àwọn Sheikh àtàwọn afásún náà pé jéèbù wọn nípa àwọn àpò wọn ti kún fáwọn owó àwọn sultan fáwọn ọba ó súnmọ́ òdó de kẹ́nìkẹ́kẹ́ sí nǹkan Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ló gbẹ́kẹ̀lé in tẹ́ fi rí ní ẹ pé wallahi inú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́yàn ti mọ̀tẹ́lẹ̀ tẹ́yàn ti bá ṣe wallahi ẹlòmí ò ta kọ́kọ́ ìníṣìkọ́mọ̀ lórí súnnà yìí kò ta kọ́kọ́ ìníṣìkọ́mọ̀ lórí súnnà kí ẹ máa rán so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tún ma wáwò wọn ò ní kórìíra ẹlòmí ò ní kórìíra nǹkan táwọn olórin ṣe o dákun àwọn ìkọ́ ní táwọn náà lọ ń tẹ̀ fún méjì ìkórìíra ṣe kórìíra náà tọ́ ó ti gbogbo pé àtúnṣe tàbá débẹ̀ àtúnṣe àtúnṣe àtúnṣe ó mọ̀ tí ń tó bí ọdún mẹ́wàá yìí náà ó mọ̀ tí ń tó bí ọdún bí ó ti tó fi bí 15 years never àtúnṣe àtúnṣe ó ń kálukú lọ́dún mẹ́jọ rẹ̀ ní fi bẹ̀rẹ̀ ni o ẹwùn kẹmẹ́ sátúnsí átúnsí so n kálukú ń fọdún mẹ́jọ in lọ́dún mẹ́jọ rẹ̀ in fi bẹ̀rẹ̀ náà lò ẹwà kàrọ́ àwádà èyí tó tún wá burú jù lẹ́ni tó tún wá dìfẹ́ndì wọn pé ara ó tẹ̀ fún méjì ni so kì í yẹ gẹ́gẹ́ sí lè jẹ́ kúfúrù àyàfi gbàtẹ́ bá tó ma àníyàn rẹ̀ ah so abúná sí ìrìwò ṣogbòrò jẹ́ já kò lè tí jẹ́ kúfúrù so àfígbà tẹ́bá tó máa níyàn rẹ̀ sẹ́wọ̀n kẹ́ so ìrìjá àwọn èsù tàbí ń kí àwọn èèyàn ẹwọ̀ ara wọn lọ́wà so wọ́n ni wà fi hadithi al-akhar wọ́n ni níbi hadithi mìíràn wọ́n ni as-sam'u wọ́n ni ìmọ̀ gbọ́ ìmọ̀ tẹ̀lé al-mar'i muslim so lórí mùsùlùmí fi ma ahabba wa kari níbi nǹkan tó nífẹ̀ẹ́ àti níbi nǹkan tó kórìíra wọ́n ní ó máa jáde ah yóò sì díṣẹ́ ti ẹ lọ́wọ́ ó ti gba kọ́ntrakti ẹni tí ó ti pè ọkọ̀ máa bọ̀ wọ́n sọ mọ́ pé àmọ́ lópin ìgbà tí wọn ò bá ti pá wọ́n ni wal ahadithu fi hadha al-babi mutawatira wọ́n ni àwọn hadithi tó sì wá lábàlá yìí pọ̀ gan wa mimman rawaha nínú àwọn tán gbà wá abdullahi ibn umar abdullahi ibn umar gbà wá wa ibn mas'ud àti ibn mas'ud wa ibn umar àti ibn min ashabi nabiyyi sallallahu alaihi wasallam so àtàwọn nǹkan tó pọ̀ gan nínú àwọn sàábí annabi sallallahu alaihi wasallam nígbà àwọn hadithi pé kí ẹ má ma takọ àwọn olórí kí ẹ sì ma gbọ́rọ̀ sí wọn lẹ́nu kí ẹ má tẹ̀lé wọn kódà ijma wà lórí ẹ̀ ijma ó wà lórí ẹ̀ so ijma wà lórí ẹ̀ pé èyí takọ lórí sẹ́wà lẹ́lòmí yóò ní ara kò sí ijma kéjì ò sí ìjúmọ̀ torí pé sàhábà báyìí báyìí báyìí ṣe báyìí aláwọ̀kọ́ ẹmọgbọ́ ẹmọgbọ́ asùlù tí ìjìmọ̀ àfi wá o anẹ́bì sallallahu alaihi wasallam sọ nkẹ́ sàhábà wá sí nkẹ́ tarbiyya tí Sheikh Bin Baz rẹ̀ sáwọn èèyàn rárá ní ẹgbẹ́ ní pé àníṣẹ́ anẹ́bì sallallahu alaihi wasallam ni ma'sum ẹni tó so yukhadhu wa èyàn mú èyàn dánú náà rẹ̀ rẹ̀ so ní nǹkan tó wá bá súnà nẹ́bí sallallahu alaihi so ọ̀rọ̀ àwọn sọ̀hábà ló sì bá súnà nẹ́bí sallallahu alaihi wasallam jùmú lọ àmá síbẹ̀síbẹ̀ náà wọ́n èsì so ní àfúrọ́dù wọn láfúrọ́dù wọn lẹ́yọkọ̀ kan wọ́n èsì màásùm bí tifakil umma okay so tó bá wá rí báyìí so sọ̀hábà wá sọ̀nkẹ́ anẹ́bí sallallahu alaihi wasallam sọ̀nkẹ́ mi ẹ máa gbọ́ ẹ máa gbọ́ báwọn yóò ṣe nífẹ́kù tó wọ́n ní kò sí ìjìmá wọ́n ní kò sí ìjìmá lórí pé kí àwọn èèyàn máa takò lórí ma wọ́n gbọ́ anẹ́bìsá a rí pé tí sàhábà yìí ṣe ó dákọ̀ àdíta bí ọ̀tọ̀ ní kátà ó wá padà generations wá lẹ́yìn ìjìmá á padà wá wá lórí kátà nẹ́bì sallallahu alaihi wasallam sọ èwo lè yóò mú ìjìmá ẹni ó ti dẹ̀rí méjì gbogbo ẹni tó bá kó wá mẹ́lẹ́ ìgbà ẹ̀ tó ń pẹ́ gbogbo àwọn tíra súnnà tẹ́mẹ̀ rí táwọn àfáàkọ̀ òṣòrò súnnà ni mú mọ̀ nàkọ́lá ìjímà fún èyí pé ìjímà wà lórí pé àwọn ògbọ̀dọ̀ tapo lórí ṣe bọ́ náà sọ adrakna al-ulama misran wa irakan wa shaman wa yamanan ṣe látara ìní fiqh pé ààrá kò sí ìjímà ọdí jẹ́ pé irú àwọn èèyàn báyìí náà wọn ò mọ búburú àwọn kan tán pè báyìí ẹlòmí ìgbìmọ̀ mọ́ tán pè ní ìjìmá àga tọ́rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn masáìlì fiqhiyya mi tó rànjú má tẹ́lòmí ń rò pé wẹ́yà ìjìmá wà ń bẹ̀ tí ó kàn kánú tíra àwọn bẹ́ àwọn tíra mi àwọn tíra tó ti tẹ̀lé fèsì àbí alastihbabi alistinjabilma e eh, ok al'umma ẹnu al'umma kójọ papọ̀ lórí pé èyàn lè ṣe kíni lórí pé èyàn lè tábà pẹ̀lú omi àbí tó àwọn sọ̀hábà tako àwọn sọ̀hábà tako ìjìmá yẹn kò wà láyé àwọn sọ̀hábà Ibn Umar tako àwọn ẹlòmí náà tako nínú àwọn sọ̀hábà

súnà nẹ́bì sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n gẹ́ bóyọ́ yá rá kò sí ìjìmá lórí pé káwà tako lórí inú wọ́n tako sọ́lọ́wọ́n tako káwàárí lójọ ọ̀gbìndé tó bá rẹ̀yìn sọ̀hábà yẹn ló sí lónìí سبحانه وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك